أشهد الله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيه ملك مقرب ولا رسل مرسل ولا أحد من خلقه تعبد عباده المؤمنين بأنواع كثيرة متعددة من العبادات وجعل لهم مواسم ليتقربوا ويتسابقوا ويتنافسوا إلى رضاه أحمده وأجلله وأعظمه وأكبره وأهلله وأشكر على هذه النعم ما ظهر منها وما بطن وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى هو الذي خلق الإنسان وهو أعلم به من نفسه فالإنسان متى ما بدأ عملا ما فإنه يجتهد وينشط في أول هذا الأمر بل في أول هذا العمل أما في آخره يبدأ الإنسان يتكاسل شيئا فشيئا فربنا سبحانه وتعالى إذا جعل فضيلة أو خيرا في عمل فإنه يجعل آخره أكثر بركة من أوله لماذا؟ فإذا نظرنا إلى رمضان نرى أن العشر الأوائل فيها خير كبير وكذلك في العشر الأواسط خير كبير لكن خيرها أكثر من خير العشر الأوائل وكذلك العشر الأواخر خير خيرها كثير جدا لكن ما هذا فهي أفضل وأكثر بركة وخيرا وفوزا من العشر الأواسط إذا نظرنا إلى هذا نفهم ما في يوم الجمعة من الفضائل فإن آخر يوم الجمعة بل مساءه أفضل من صباحه ونهاره كما جاء من حديث أبي رترة تردو وفيما فسر أبو هريرة كلامه على هذه المسألة وكذلك أمتنا إذا نظرنا إلى الليل فربنا سبحانه وتعالى جعل فيه خيرا كثيرا خصوصا لمن أراد إحياءه لربه سبحانه وتعالى فربنا ينزل في الثلث الأخير من الليل وهو يقول هل من مستغفر هل من تائب هل من سائل إلى آخر هذا الكلام قد أجاب للإمام على هذا وسيأتينا تفصيل هذا بلغتنا في هذه الخطبة إن شاء الله تعالى ثم نعرج على مسألة عظيمة ألا وهي زكاة الفطر وما تعلق بها من الأحكام كما شرع صاحب النبوة صلوات ربي وسلم عليه ولعلنا ناخذ قسطا يسيرا فيما تعلق بيوم العيد كذلك أقول فلما باتسوال المسلمين أتن ترى لكي كلوة جارفة النبي صلى الله عليه وسلم أن ترى بلات بما جك مبواي الله باني سالكون كي النبي باني سالكون ولاري أتي أولا أتي الصحابة كي أولا قلوا أن توقع قلوا النبي صلى الله عليه وسلم جاءوا للكيامة أيما يدنوسن مهم في عسيكونا عملتي بيرو الله سبحانه وتعالى جابي وسنة عملتي بيرو أن اتقوا الله ẹjẹ́ àjọkọ̀nú ọlọ́run ọba ká fi ìpáyà rẹ̀ ká di gaga láàrin awa àti ya ọlọ́run ọba Allah subhanahu ń bí ọ níbi ìpáyà rẹ̀ iṣẹ́ jẹ́ kí gbangba wa jẹ́ kí kọ̀rọ̀ wọ́ dájú gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ mọ́ sí wá lẹ́ni tó pé yọ́ jù ẹ̀ntí fa gàgẹ́ ẹnu ya ní kọ̀rọ̀ ọlọ́run dákan mọ́ wá ní kọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí àṣí rẹ̀ ní gbangba ìbẹ̀rù ọlọ́run tí ń tọ́jẹ́ ti manáfíkì ọlọ́mọ́sà sọ́rọ̀ kọ̀kan wọ́n mẹ́ ẹ̀yìn ẹrù ọba tòótọ́ ní ìgbà tí a ń bá ọ̀rọ̀ bọ̀ láti ọ̀rọ̀ rọmọdọ́yìn a rí wípé ara àwọn nǹkan tí a bùkátà kápà kíyèsí wa sí Allah subhanahu wa wa adama kò ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala tó bá ti fòore sí nkankan láti ìbẹ̀rẹ̀ dópin yóò wà máa jẹ́ kí oore tí ó wà bí nǹkan kọ́ máa pọ̀ sí bí nǹkan bá ṣe lọ gbẹ̀yìn Ramadan mẹ́wàá bẹ̀rẹ̀ oore tọ́pọ̀lọ́ lọ́wọ́ bá kó bẹ̀ ṣùgbọ́n mẹ́wàá àárín láti 11 sí 20 oore tọ́pọ̀lọ́ kó bẹ̀ oore rẹ̀ sì ju ti 1 to 10 lọ to 30

nígbàtà bá dé forí balẹ̀ lànàbí lásúmà lọ́sùwárá wàtàlájù ó náà ní sí nkágun sí ìparí kíni o ìparí ẹ̀rùn kí ló wá fà tó fi jẹ́ wípé lọ́dọ̀ ti Allah subhanahu wa ta'ala in tó bá fẹ́ fi ṣe ìkẹ́ fún wa nínú ìbàdà oore tí ó bà pọ̀jù rẹ̀ ọwọ́ ọgbẹ̀yìn mọ́ ń gbé wa àwọn mímọ̀ nítorí èyí tó jẹ́ ti àdámá egun ọmọ lè ń bẹ̀rẹ̀ èyí tó wá jẹ́ ti ládámọ́fò míru yóò mọ̀ wá megun náà lè ní parí kọ wà ní rí àláti bẹ̀rẹ̀ tí ò dópin a wà lè kó gbogbo dáadáa yẹn tán Allah subhanahu wa ta'ala dúpẹ́dọ̀ a sì lè dúpẹ́ ìtàn ṣùgbọ́n bí ọ jẹ́ àrísà ìmúdọ́dọ̀ rẹ̀ tá a bá rí kó dé tán àwọn náà ni ojú ó wúlò fún ọ mẹ́jì a fi sàgbèsè o àsìkò táà fararulẹ̀ púpọ̀ ni àsìkò táà pọ̀ ní sàárà ni àsìkò táà pọ̀ ní ọ̀rọ̀ dáadáa ni àsìkò táà ń pọ̀ ní tìlàwà ni nítorí pé Ramadan náà ti kásẹ̀ kan ókè ẹsẹ̀ kan òkú o náà ti ro díẹ̀díẹ̀ ń lọ ń lọ tílẹ̀ bá sú lónìí ní táà mú nílùú wambi a rí pé àwẹ̀ wa yóò di 28 tó sì pé ọgbọ̀n oníwu èmi tọba wọ́n yóò jẹ́ kọjẹ́ 29 ìdí ni pé inwú mi bí kí ìdí ọmọ jẹjọ sunday kí wọ́n lè wípé ò islam ipa nígbàtà bá túbọ̀ òde kọmọ̀ máa dàpọ̀ mara wọn ẹwọ́ kọwù mi báhùn ẹ̀yìn ní nǹkankan méjì bá ń lọ ṣùgbọ́n òní ń dìsẹ́ láti lẹ́gbàkejì zakatul fitri anábì sallallahu alaihi wasallam òun ló ṣe ní ọ̀ranyàn láti tọ́lọ̀wọ̀ bá ní ọsọ fún wa lórí gbogbo wa lórí ìta ló ṣe lọ́ranyàn fún jaa fi sahihayn min hadith ibn Mas'ud min hadith ibn Umar afwan min hadith Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu warḍahuma olóòsì ọlọ́wọ̀ bá oní fọ́rọ̀dọ̀ ṣàṣálàm zakat alfitri sọ́ọ̀án min tamurin au sọ́ọ̀án min sharirin aladzakari wal'unfa wal'urri wal'abdi wasagiri wal'kabir minal muslimin anábi sallallahu alaihi wasallam ó zakat alfitri ní ọ̀rìn lérí sọ́ọ̀án sọ́ọ̀rù kan tọ́jẹ́ wípé múdù mẹ́rin lábànú rẹ̀ tọ́jẹ́ títí ànábì àmbọ̀ láti sàràyé léyìí anábì ní ọ̀ràn ìyàn ni kẹ́nìkọ̀ kan yí kọ́ yọ sọ́ọ̀rùn kan nínú oúnjẹ tẹ́ bá ń jẹ fún ta ni àmbọ̀ oúnjẹ awáṣe ní ọ̀ràn ìyàn kẹ́ yọ kódà ìjọ́ranyàn ó ọkùnrin ó mú obìnrin ti jẹ́ kákọ́kọ́ wo ìgbọ̀kọ́rọ̀ kan sàṣẹ́lám gbọ́nà tó jẹ́ mùsùlùmí ó jẹ́ agbọ̀ wípé ààwẹ̀ dẹ̀dẹ̀ ni kọ́ jẹ́ pé ẹni tí ó yọ zakatul fitiri ààwẹ̀ tó gbà lójí ọyọ no ìgbàwẹ̀ wa náà ara ẹni ṣùgbọ́n béèyàn ọgbàwẹ̀ yọ́yọ́ kápẹ́ obìnrin ààwẹ̀ kújọ́ kan ó ní bákan náà ẹnìkan ààrẹ ń ṣe kò tí ẹ̀lẹ́gbà wẹ̀ yóò zakatul fitri tó bá ti jẹ́ wípé àwọn májẹ̀mú tí ó fi yọ ọba ti pé sí ní ọrùn jama àwọn bọ̀ anábì sallallahu alaihi wasallam nínú hadithi mi tó jẹ́ tí tí àwọn kanú àwọn sọ́rọ̀nù gbáwà bí isnad hasan min hadith ibn abbas radiyallahu ta'ala anhu hadithi jọra wọn ṣùgbọ́n yàtọ̀ láwọn zakata al-fitri تورة للصائم من اللغو والرفث وتعمة للمساكين فمن أداء قبل الصلاة فهي صدقة مقبولة ومن أداء بعد الصلاة فهي صدقة من الصدقات olóhun tí ọlọ́run ó ṣe káyọ̀ zakatul fitri ó ṣe ní ọ̀ranyàn fún wa ṣùgbọ́n kí ló jí ó fi ṣe bẹ́ẹ̀ ó tó ní ó tún láwọn àǹfààní mi o o ní pé ẹ ń bá jẹ́ pé òun ti ẹ̀tùn wá gbáwẹ̀ ń ti ẹ̀ tó tún yọ túrọ̀tán lè sọ imi mina lagwi wa rọ́fàt iyọ zakatul fitiri ọlọ́run se ní ìfọ́ kùdíẹ̀kùdíẹ̀ ààwẹ̀ aláwẹ̀ ọlọ́run fi ṣe kíni o yóò fi bá fọ̀ mọ́ ibi ó ti ń dásàkásà ibi ó ti ń dìyàn sí yẹyẹ ibi ti ti ń wò kú o ibi tí tó fi ń sẹlọ́n tẹ́mù tọ̀gbá òkú ah asìgbàgbà ah, ah, asìgbàgbà ah, zakatul fitri ọlọ́run ma bá fi fọ́má gẹ́bọ̀ jẹ́ pé zakatáwọn èèyàn yọ iná Allah subhanahu wa náà ṣe o náà ni túhúrọ̀ lè tajiri ilmuzaki ẹni tí ń sówò tọ́lọ̀nkẹ́ tọ́wà ń yọ zaka níbi owó rẹ̀ ọlọ́run fi zaka yẹn tó kù owó rẹ̀

ó tún wá di tẹ́yàn tó wá ń sọ wípé ah, lọ́nà àti wípé inú wa lọ́gbàrú eléyìn ọdá kéèyàn ọgbọ́n bí ó ṣe bọ́lọ̀ ọba rẹ̀ ni subhanahu wa ta'ala ẹ mi gbọ́ zaka tí wọ́n yọ halali ni o ẹn tọ́tọ́ kí wọ́n yọ fún halali lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ là ń sọ kò sí inú orí ẹn tọ́ bá jẹ́ pé ìyàwó rẹ̀ ní ń bọ̀ tí sì ń sinú dáadáa tí ń ṣe nǹkan kan yọ́ wà lìjẹ̀ náà yóò wà lìjẹ̀ náà

tu'matan lil masakin ó tún jẹ́ ìwọ̀ oúnjẹ ẹ̀dùnnú fún àwọn aláìní kó lè jẹ́ wípé ìdùnnú papọ̀ nígbàtà bá fẹ́ síkíní o tàà bá fẹ́ túnu bákanáà ó tún wá jẹ́ shukran lillah ala itmami shahr ala itmami shahr ramadan ó tún jẹ́ ìdúpẹ́ fọ́lọ́n subhanahu wa ta'ala pé àà ẹ máa wo ń gbàtà ń sọ́lẹ̀ pé ẹn tí ó bàgbáwẹ̀ bóòrò sí wá kàn wọ́n ọkàn wọn pé ah mo dúpẹ́ o bí ti ẹ̀gbà padà náà àsìjọ bẹ̀rẹ̀ náà ní ọlọ́run mo tún wá rí ẹ̀yìn oṣù náà ah, ọdún náà bá náà láyé ọlọ́un o fẹ́yìn tí ó tó bá náà bọ́yá aláàrẹ ni bọ́yá obìnrin tí ń ṣe ní ní tààlàmbọ́ ìyàwó ọmọ tí àbàbà náà bá wà pẹ̀lú wa tẹ́jẹun lọ́dọ̀ wa ní Ramadan àbí ìyá náà wà pẹ̀lú wa àtúgbàlejò gbogbo wọn ìláyọ̀ fún wọ́n ní kílẹ̀ rí tẹ́ẹ̀bì sọ bẹ́ẹ̀ wọ́n tó káwọn sọ bẹ́ẹ̀ o ní àdíkì tọ̀wá wípé adùlì fi tọ́rọ̀ àmà tẹ̀mù náà Ramadan ẹ yọ zakatù lè fitiri والحديث ضعيف حديثي وفسر مولد النبي صلى الله عليه وسلم in tó fẹsẹ̀ múlẹ̀ náà ni abúlábìnà abásin abúlábìnà umarun bá ní sọ yìí alúsọ̀ sálàmù sí zakatul fitri ó ní ọ̀ràn ìyà ni lọ́rùn gbogbo mùsùlùmí ọjọ́ fún ní o ọjọ́ bí ní o ọjọ́ gbọ́lagbà ní o ọjọ́ méke ní o ọjọ́ mọlúàbí ní o ọjọ́ ẹrú ní o Ànábì wá fi tìsọ̀rún ẹnì kọ̀ọ̀kan ó ń kálukú lọ́jẹ́ dandan fún sáàrẹ báyàn yọ àbọ̀m̀bẹ̀ ṣùgbẹ́ ìbáyàn yọ ìsẹ́dẹ̀rẹ̀ lọ́rùn ẹ̀kọ́ bá ni yọ àbí mẹ́mbà bí mohasad só fi sí dáadáa ni àbọ̀ ṣùgbọ́n bára bí ṣe káì ẹnìkan wá ń bẹ̀ tọ́jọ́ wípé zakatul fitri ti ẹ̀ ọrùn ẹlòmí lọ tani o náà nìkan lẹ́rú níbùlá tí rẹ̀ ilé ìjá àfi sọ̀hí ìdàmà muslim al-hadithi àbí Hurayrah radiyallahu ta'ala anhu àbúrò náà sọ sáàmù sọ wípé laysa fil abdi sadaqatun illa sadaqatal fitri kò sí eh, zakakakata fún gbogbo ẹmbá ti ní ẹrú kó yọ fún ẹrú rẹ̀ àwọn pẹ́kàn àfáà ní bàtàlẹ̀ ìbìsọ̀ báyìí bẹ́ẹ̀ náà lórí ṣùgbọ́n in táwọn ìbásọ ní pé gbogbo ẹm bá ní ẹrú tí wọ́n tó bá ti ń pé 20 kọ́ yọ̀ǹda fún wa kí wọ́n mọ́ wà ní àkàtà rẹ̀ ma kó fìrì wọn wọ́n lọ ṣiṣẹ́ kí wọ́n lè bá rí owó yọ zakatù ìfitẹ̀rẹ̀ kó ààlé máa sọ fún ìyàn náà ìsìlámù pé àjòkà ìlàtẹ́ẹ̀kà lọ́sàlùwàlá kí ìyànná fílà ó lè di ọ̀ràn sí ọlọ́run o lè máa yànná fílà lọ lọ́wọ́wọ́ kọ́ lè sọ́wọ́ kí zàkó lè dẹjẹta lọ́rùn rẹ̀ ala kulli hal ẹ̀rú nìkan ìlọ́jẹ́ dandan ṣùgbọ́n sí ìwà lè báyàwó èèyàn yọ sí ẹ̀lẹ́bọ́mọ èèyàn yọ mìbábí wàsát èèyàn lè ṣe bẹ́ẹ̀ fún wọn ṣùgbọ́n só ní ìdí ìgbàyọ̀ǹda wọn

ẹni tí ń bẹ̀rọ èyàn tó bá ní mẹ́ta ó sì fẹ́ yọ fún èyàn márùn nínú àwọn èyàn márùn yọ yọ fúnra rẹ̀ ọlẹ́rú oníyàwó oníbàbà oníyà àbúrí méjì gan zakatul fitri méjì ìlú ní zakatul fitri nígbà oní máa tó dọ̀ranyàn léyàn lórí ìdá fọ́bọ̀lá min kútìlì insan sọ́ọ̀rún laylata li fitri yọ́mọ̀lì fítìrì wà lẹ́yìn ìlàhù ilé mi ni mọ̀mọ̀ bó ṣe rí àti bó ṣe tó tí ń tàà bá wá jẹun tán níjọ ọdún pẹ̀lú àánú ọlọ́run nínú ilé wa àárí déédé sọ́ọ̀rù kan tó tún léèlẹ̀ táàbùkátà sí jọ ẹ̀rí pé ngbàtàbádé bí kọdùrù sọ́rù yóò kí àṣíwá àwọ̀mbọ̀. anábì sallallahu alaihi wasallam ó sàràyè báyìí èmi wá fẹ́ báyàwó mi yọ mo fẹ́ yọ fọ́mà mama àjọsẹ ramadan ọ̀dọ́ wa náà ni èèyàn ọ̀pọ̀ rẹ̀ lè hadith sallam ibda bi nafsik kódà tó bá jẹ́ wípé owó ń bẹ̀lọ́ wà nù lé ebi ń pàyàwó ebi ń pọ̀mà ó yẹn wá jẹ́ 200 naira ṣẹ̀ríà ni pé bàbá ní ó fowó ń jẹun yóò wà lọ fi ṣiṣẹ́ wá ibda bi nafsik kí òkun rẹ̀ wá tó bá gbèrè lẹ̀ fún tó náà bá padà wò bá kò sí nǹkan kan má anábì ti sọ́ọ́lẹ̀ pé ìwọ ni ọkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀ lára rẹ̀ ọyọ ọyọ kan fún rẹ̀ ọwá kù kan ìyàsí wà bàbá wà àmọ́ wà ìyàwó wà ẹn tó ní ẹlẹ́ẹ̀kejì ó nìyàwó èèyàn gbọ́rọ̀ yọ fún yéèyàn tó ń ti bó ṣe jẹ́ wípé bírù wọn ń lọ gajú nítorí wípé bíyàwó ṣe wà lé àti màmá ìdájọ́ wọn yàtọ̀ níbi nínálé wọn lórí bàbá àti ìyá wa ìsáàrù la fi ma náwó lé wọn lórí tára bá dé ọmọ ẹni níná fáwọn rẹ̀ jẹ́ dandan táwọn òbí sì tún já láì mẹ́rin kò sí ọ̀sán pẹ̀lú bàbá mi kò sí pẹ̀lú ìyá mi wọ́n ti bí mi mo ti kúrò ní ẹn tí káwọn máa bọ́ kọjọ́ rìnyàn fún tí ń bá ti kú ń bẹ́ pẹ̀rẹ́ ẹnu mi ní ma sáré táà bá sì kùnkù sí ọlọ́rọ̀ ìwà ojú rí ọlọ́run láti búùsì ìntọ́lọ ń fẹ́ ní ìṣẹ́mọ̀ tí ń bá ṣe ń jìyà náà ṣùgbọ́n wọn ní èmi náà wá ní in ma ṣrọ́gù káàkiri fún kí n fún èsì rẹ̀ bá lọ́rùn mi n ta fẹ́ kí agẹ́tì nù ṣùgbọ́n ìyàwó in fáàkù ti ni in tí mọ̀ náà fún in sáwọn kankan fún mi in ni in tèmi náà náà fún fi mi give and take ìgbà tí mo mú wá tó ní ohun ó jókòó kalé mi àdéhùn tẹ́mi náà ṣe ni pé gbogbo tí wọ́n náà bá bùkátà ọ ma rí ń bí sáàmàpò mẹ́jàmẹ́lẹ̀ kò sí jàmẹ́lẹ̀ nígbà mi tọ́jú ilé ń tọ́jú ọmọ ń pàdé oúnjẹ èmi náà ma pé tèmi náà sí kí ni ó inú ìgbà tẹ́ pé tó wáyé kan fún wọ́tọ̀ ọjọ́ ma ìkejì ìyàwó rẹ̀ lónìí ẹmọ ìwé mọ́lọ́run ìyàwó wá gbé tí ẹ̀ ń lọ jẹ́ ń pálọ̀ ọmọ ń wá yọ̀ǹdẹ̀ yọkàn fún ọmọ rẹ̀ sì ń gbé pẹ̀lú rẹ̀ wọ́n ni à ṣe rí tí àbá ti gbọ́ síláwọ̀n yìí <laughs> èèyàn ti kú ga ó ní à mọ́mí wà láyẹ̀ sí dáadáa fún o ṣe màkó oúnjẹ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ ẹ̀ ní bẹ́ ìsìláàmù wá fílẹ̀ sí bí ọpọlọ rẹ̀ pé bọ́ bá gbọ́n bọ́ ọgbọ̀n àmà ìlọ́fà tó fi jẹ́ wípé táa bá fẹ́ jẹun súnnà òní ká fọwọ́ táa bá fẹ́ jẹun ká fọwọ́ kèé ṣe dandan àfìgbà táa bá súnmẹ́lẹ̀ tọ̀wọ̀ wá tán táwa fẹ́ jẹun ṣáájú ká tó ṣètò ká ṣùgbọ́n táa bá jẹun tán ẹ̀sìn sọ wípé mọ̀ bá wù ọ́ sáàmọ́jẹ̀jẹ̀ kú jẹ ebò jẹ dáadáa tán ẹ̀yàn káàbọ̀dú fìtàbà àìsìláàmù dá lẹ́sìn dẹ̀mọ́ ẹ̀dẹ́kùn ẹmọ́ máa wọn àfá ẹ̀sìn lọ́ta o wọlé mọ́ lọ́ta o kódà kí nǹkan kọmọ́ ti yé èèyàn bí i ma ti ń bèèrè lọ́dọ̀ wọn tó jẹ́ pé àwọn tí ma ti pè yàn láàfá ẹ̀yìn gán ẹ̀kẹ́ ti máa fà láti ìjọ ṣe bá fà ní ọ̀dá ẹjẹ́ lọ láìbírì wọn in tí a máa sọ fún àmbóníyàn ti ń kà mẹ́rin sí kí ni o ìbúní àti ń kà ẹjẹ́ àrí láìbìrì wọ́n ní orí fóònù àwọn tí ẹjẹ́ àrí àwọn àfọ́wọ̀n máa bá ní sàlàyé tẹ̀tìkẹ́mẹ́ tẹ̀tìkẹ́mẹ́ tẹ̀tìkẹ́mẹ́ eléyàn bá wọn tó bọ́ wá jẹ́ mẹ́rin lè yàn ní bàbá wà àmọ́ ìyàwó nígbàtí ó dòrí àmà ọwọ́ akẹyọ kan ó sì lọ márùn wọ́n sì ní àṣẹ déédé in tó kù náà ní kúrò yọ́wọ́ ara pépà fún àmà ẹmbà ti mú òní àwọn mímọ̀ wá ní ọdá ẹrú ẹrú us mẹ́ta ni zakatul fitiri tàbí déédé tó ń kálukú kó lẹ́gbàtí àfẹ́ rẹrú wọ́n rẹrú ní 100,000 ẹnìkan ní 60,000 ẹnìkan ní 30,000 ẹnìkan ní 10,000 apákà àfà ní déédé orí wọn ni kìí ṣe tí a ní lórí ẹrú wọ́n kìí ma déédé orí déédé orí náà ni wípé déédé tí sàkátù fìtìrì jẹun wọ́n dáa mẹ́ta inú kálukú fílẹ̀ àtẹ́ntó fi 10,000 lẹ́ mú ma fẹ́ rẹrú àtó ní 60,000 àtó 40,000 àwọn apákan ní no dédé in tó ń kálukú ní lórí ẹrù òun ni wọ́n gbé zakatul lè tí wọ́n èyọ ẹlòmí ó jẹ́ pé dédé zakatul fitri yẹn bóyá 2 3 rẹ̀ ìní ọkàn tí ó yọ alákúlé ọ̀rọ̀ ilé náà ọ̀rọ̀ táwọn mímọ̀ tí wọ́n bá ní sàlàyé dáadáa tòótọ́ wọ́n dágbére ọ̀rọ̀ ti káàfù ṣùgbọ́n wọ́n escape mind wọn kí wọ́n ti ẹ̀bá ń sọ nǹkankan lórí ọ̀rọ̀ zakatul fitri wọn ṣé mo lè bá yọ́ bá tí wọ́n wádé kí n sọ pé mo bá yín naam èèyàn lè bá wọn yọ wọ́n ní kọmọ̀ sáàmì yóò tọ́m bẹ́ kọmọ̀ráyàn a ń pè kíkà

ẹwà òyìn tẹ̀ntẹ̀lì ìṣù káàkì àìmọye gàrí mi tẹ́ nítorí ẹ̀ṣẹ́ pè nílé olówábù mímbẹ̀báhùn ọdá àwọn lérú tó jẹ́ pé àìfarabalẹ̀ àwọn èèyàn àìsùnmẹ́ẹ̀sì dáadáa wà lẹ́ẹ̀sù alọ máa jí gàrí ní yàrá yàlé yọ́ wà fi latítì lọ sí yàrá yàwó ó ti gbò ìtọ́fẹ́ bùtàn yà mú mi yà bù lẹ́lọ jẹ́mọ́ bọ́ sọkọ náà lọ̀kọ́kọ́ délé yà sọ̀bá kọ̀pẹ́ ní ẹ̀pẹ́ tántún débi gàrí yóò pẹ́ ah! kí ní sí ọmọ ṣùkúrọ̀ tí ń gbà ń jí gàrí yàyà ó sì lè mẹ́jẹ yáà lè mọ́mà a lọ máa tọ́bẹ̀ yára mi yáà mú epo yóò fi la títì lọ yàrá ẹlòmí láti fi sọ fún yín pé àà ó lè awà lè jàgbà kọmọ́sẹ̀ lójú fìrì àṣà àti mo lè báyìí a máa mówó nù bí ló fi jẹ́ pé agbọ́dọ̀ kún fún ìrántí Ọlọ́run gbogbogbà afẹ́ wọlé wa afẹ́ fi nǹkan bì kan afẹ́ sígbà afẹ́ sàkúkú sásùn ló ń sọ Ọlọ́run sọ wípé tẹ́ bá lálẹ́ ẹ yẹ sálámọ̀ gbọ́ wọlé rẹ̀ èso ọ̀sọ̀ fún àmàrin pé ọya lára ìmọ̀ ọlọ́n ni pé èsù òtò bẹ́ẹ̀ kó rí lẹ́kùn kan sí tí a dápọ̀ ọlọ́n sí wọ́n tó ti ṣùgbọ́n gbọ́n bá sọ fún àyẹ́ ni ẹ̀ẹ̀ sí ìtànàbí rí òsì wàhálà tí a náà tí a ń tí a ń bẹ̀ ń bí èyàn wà lọ gbádùn ńlá yẹ gbèsí lọ tó sẹ́nu ọ̀nà kí lọ fẹ́ gbàmgbélé ẹlòmí ìwájú ọkọ̀ ìrùsẹ́ jókòó sí oúnjẹ tí

àbúrò tó filẹ̀ oríjọ́ kẹta ó tún wá kò tó ìpọ́kọ́ àbúrò rẹ̀ ní ayatul kursi nǹkan ọwà lọ àwọn onímọ̀ wá ń sọ lórí àdírípì wípé Abu Hurairah nǹkan méjì ló sí wọ́n yọ̀ǹda àkan fún wọn yọ̀ǹda àkan fún èyí tí wọ́n yọ̀ǹda fún ọgbọ́yé ń bi ìwà àti ìṣesí ẹn tí ọ̀ràn ń sẹ́ ẹ̀dàkùn ṣe bí máa ń zọ́sà káàtùlù fítìrì náà sọ fáyìn gbogbo ń tọ́ bá lè ṣẹlẹ̀ rí pẹ́ nìkan bá jí kọ̀lẹ́tọ̀ ọkọ̀ dárí jọntàn àti kó mú rọ́bìnrin tó fi sọ zakatul fitri ìwà ń forí ìjìn kò sọ nǹkan fún nàbí ànàbí náà sì padà mọ́ kò sọ nǹkan lórí rẹ̀ a jẹ́ pé wọn a máa bá àyàn se tí wọn ọ̀rán àyàn lórí dáadáa tí wọ́n sallallahu alaihi wasallam awambo zakatul fitri kí ni tí a máa ń kí ni déédé rẹ̀ sọ́ọ̀rù kan ṣùgbọ́n àsíwáwù ní jámù sọ múdù àmúdárù ní jámù rẹ̀ kí ni kan sọ́ọ̀rù kí ni kan múdù àwọn ìmàjí oyé wa báyé ṣe ń gorí ọjọ́ àtàsìkò sásìkò ó ní òṣùnwọ̀n àwọn jẹnìṣàn kọ̀ọ̀kan máa ń yàtọ̀ síra wọn kóngò táwọn lóì wọn ọ̀mọ̀rí ń gbà kan àwọn kàdì ìsìn wọn èfi kóngò wọn nǹkan àmì àpẹẹrẹ ni a fi wọn nǹkan lọ́dọ̀ tí àmì wọ ìfà wọn nǹkan àmì dẹ́ngẹ̀ ni a fi wọn nǹkan àmì fúnra wọn ni wọ́n hùn tí wọ́n fi ń sọ́sù wọn àwọn míì tí ẹmẹ tí a ń lọ́jà tí a ń tà tí a ń ni ó fi wọn tí ma ni ẹ̀yìn náà 1000 ní tẹ́ múlọ́ yìí ṣe bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ fífì lọ́wọ́ àwọn ilé ẹlò kìní táwọn mú wákẹ́ fi wọn ọ̀dá ẹjẹ́ ìlú tọ̀dọ̀ mígbà náà ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ̀ mìírànlẹ́ni kankan aswáwù àmdádù ma ń yàtọ̀ síra wọn níbìkan síbi kejì kẹ́ẹ̀gì kan bẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa kọ́kọ́ rẹ̀ sí omi gbóná

ilmuddu annabawi a sì gbọ́ a sì ma wípé sọ́wà nábi ẹyọkan rẹ̀ múdù mẹ́rin ni wọ́n rìnà rẹ̀ fine àwọn àfáà wá bá ní wọn pẹ̀lú bítàn se ń gorí ìtàn sí àgbogbo sọ́wù náà lọ wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ alùkímbà nàbí ọ wà fá tí fi máa ń stampu ọ wà títí títí tí àbùbákìrì fi papòdà àbákìrì lọ́gbà tó lò wọ́n dá padà sọ́dọ̀ tó rúgbó ti di nǹkan àjù ànábí èlò kàtẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó di pé ọlọ́run wá gbà fún láwọn ìwà báyí pé à gbogbo àwọn ọba róòmù nǹkan yìí àwọn ilé ìmá ń dúóndò pa wọn lajú wọn è sí kàlẹ́tà tí ọba ní stamp ànábì dá ìlànábì fi lo ní ọfibá ṣe òkà sọ́rọ̀ wá tó rọ́bì wásàlámù aláìkú òkèì abúbákìrì olóparàgbápadà wọ́n fi ń stampu lẹ́yìn náà ọbọ́sọ́dọ̀ Umar wọ́n fi ọ̀dọ̀ Uthman ló ti sọnà kọ́dà àtúrí àwọn tí a ń bú Uthmanu lórí rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ kí ló dé wọ́n ní ara aládàradà rẹ̀ lẹ́nu tí wọ́n ipé ibi náà òkà nẹ́bì tí a ni àdánwò kan ló dé bẹ́ẹ̀sìn lọ́dún náà lọ́n ọmbẹ̀lẹ́gbẹ̀ẹ́ kànga kan bẹ́ẹ̀ ni sẹ́mọ̀ pé ìṣesí àwọn tí wọ́n bá bí sí pẹ̀lú tọ́pọ̀ wọ́n lè mú nǹkan kan lọ́tọ́ka wọn ní sí bẹ́mà pé ha ọ̀nà èmi náà ni mo mà tó ń wọ aṣọ ìdarí wọ́n báyìí mọ̀sánú bẹ́ẹ̀ ni yọ ní kí wọ́n mọ̀sánú mo bá ní bínú sọ́là máa rí mọ̀jẹ́ rí àbọ̀ dáadáa jẹ́ àfipò lòkà yẹ bá bọ́ sínú kẹ̀ǹgà tí ń bẹ bí àwọn àfáà harrọ̀rọ̀ rẹ̀ wọ́n wà tàà bá gbé lọ kílò kílò méjì ọdún kankan láàmù ẹlọ di àwọn tí wọ́n tẹja ẹlọ kankan kílò méjì àti 40 grams onísọ́wù kan tó wá jẹ́ pé àwa ọmọ ń pa kílò gíráàmù lè mímọ́ o gíráàmù lòye mi sí o 2040 grams onísọ́wù nábáwí kan 2040 grams tàbọ́wá fẹ́ mamudu annabawi ní gíráàmù ká lọ sí B 510 510 grams òun ni múdù annabawi kan times 4 2040 ọba fún àníṣọ́wù kan kàtùntùn sọ ní kílò kílò méjì àti 40 grams oníṣọ́rù annabi kan ní gramu 2040 grams oníṣọ́rù annabi kan ṣùgbọ́n múdù mẹ́rin láàmàrin nù sọ́rù tí sọ́rù kan bá jẹ́ 2040 grams kí ni múdù kọ́ ma jẹ́ 510 510 kí ni o and 10 àwọn àfáwà tí ń bá ní ṣe kọ́dà àfáwà àgbà kọ́rọ̀njọ méjì kọ́rọ̀ wọ́n dárò Abu Aisha Ustaz akóredé ní lámbẹ́ àfáà mi dáadáa ni wọ́n bọ́rọ̀ ẹ̀sìn bá rí bákàbàkan àtàwà náà tó máa ń tẹ́tí àsínà kọ́rọ̀njọ jáde kó jíkárí wọn pẹ́ wọ́n ṣe tí mo rí tó ẹ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n ọdá akọ̀bá wọn but wọ́n ti kọ́ wa ní wọ́n fún alẹ́já wọ́n sì tàn ń kọ́ wa bá sì pẹja wọn ṣùgbọ́n ní paríparí ìtúpalẹ̀ rẹ̀ o ní pé 2040 grams ní gramu 2 kilos and 40 grams ní kilo múdù mọ̀fẹ́ ma múdù 510 grams o ní múdù kan times 4 tó fà ní 2040 alákúlé àwọn àfáwà pàkíyèsí wa síbí tí ó ní ayọ̀ ìwọ́njẹ ni fine mo wá fẹ́ yọ èlùbọ́ ní nǹkan wọn lọ dáápọ̀ nígbàtá ti mo sùnwọ̀n pé 2014 mo fẹ́ yọ ní gramsì 2 kilos 40 grams o ni mo fẹ́ yọ nígbà mo fi kílò sí in tó lé mẹ́nu tó bá ti jẹ́ bí irú èlùbọ́ kéèyàn ọ̀dákan kó bù sí dáadáa nítorí wípé nǹkan tí sorry tó bá jẹ́ nǹkan tó fúyẹ́ bá ń bí èlùbọ́ ó sì ń dá bí ìyàn bá fi sí kọ̀sàbúrú bẹ́ yóò fi sí kọ̀sàbúrú mẹ́ ṣùgbọ́n tó wáyé pé ń ta fẹ́ wọ̀n bá wúwo ó wúwo ọ̀rẹ̀ dítẹ̀lẹ̀ kádàkùn ká fi kún ṣe àìfẹ́ gbogbo nǹkan lágbé òṣùwọ̀n ilé àti ìlúbọ̀ tó fúyẹ́ ni o àti gààrí ni o àti bákan náà jẹ mẹ́ ẹjọ́ ẹjọ́ ẹjẹ́ agbẹ́sìn wáyé wọ́n ọ̀kọ́ gààrí sí zakatulifiti láti sánmà wọn ọ̀kọ́ gààrí sí zakatul fitiri o pé à ṣẹ́bí ọ́ gàrí zakatul fitiri yìí gàrí bó múnú tí ẹ bá ló ń jẹ ogun alákúrù jù lù wáyì ráìsì náà ní tilé toko ọ̀pọ̀lọpọ̀ èyàn fẹ́ yọ ráìsì ẹsẹ̀ ẹsẹ̀ ráìsì náà gan ìnáwó tó tó gbélérí náà rọrùn gáàsì nkankan gáàrí ọmọ ti dáwó ẹ̀fọ́ ni tó dáa bágbàrá ń bá tó kákẹ ẹ̀fún àlówó ẹ̀fún àlówó sí ní ti ẹ̀bùn kí ní sàkájì gidi lówó ẹ̀fún wọn ní owó pá ẹ̀fí sí inú mi tó dùn sí ṣùgbọ́n tí a pa ń dada fún mi kí n gbé fún rẹ̀ jẹmọ́ àwambọ̀ zakatul fitri oúnjẹ tí a bá ń jẹ nílùú wa náà láti máa ń ṣe àwọn mímọ̀ wá dáhùn wípé àwọn ìlú kan bẹ tó jẹ́ pé oúnjẹ tí ń bẹ́m̀bẹ̀ wà limited àwọn ìlú kan bẹ wọn ò lóúnjẹ tó nítumọ̀ jẹjá lọ nínú ẹ̀sìn jẹjẹ fi ń jẹyàn jẹmáà ẹjẹ́ lara lára àánú ọlọ́run lórí wa dískì ibi ká fi ibi àjẹun diski in tí wọ́n bá fi tréní rẹ̀ náà ni ọmọlá tó bá ti yí mọ́ ẹran àtẹ̀jẹ́ ara rẹ̀ ebi náà lọ́pàá tí fi ní àmọ́jà àwọn ẹran kẹran kan bá bá ti ń jẹ́ ajá ti kó sínú ẹ̀jẹ̀ ẹwọ ogun ta máa ń lò ogun ọba yóò ṣiṣẹ́ èèyàn ọmọ túnmọ̀ tí ń pè lóògùn ọba tẹwọ́sọ́lọ̀ ọlọ́njẹ́ òṣìṣẹ́ o ó lò tí èyí má ẹ̀jẹ̀ àtómi tààrẹ ìgbà wọlé kó tó wá máa lápanú ara ní ẹfí máa sọ pé gbà mú ọ̀ràn bà ó ní ogun ọba mẹ́ran tí ó yìí má omi ara tí è wọnú ọgbọ́gbọ́ tí è wà káàkì gbogbo bí tó ẹ̀kọ́ dé kó tó rí pé yóò síṣẹ́ ìntàfẹ́kọ́sí nam àbọ̀ oúnjẹ tàà bá ń jẹ ìlú onan nílùú wa a lè fi gàrí yọ a lè fi ẹ̀wà yọ a lè fi ráìsì yọ kódà a lè fóúnjẹ yọ a lè fi oúnjẹ yọ ṣùgbọ́n yàn àlàyé rẹ̀ lè dìnà púpọ̀ lẹ́nì láti sàlàyé rẹ̀ torípé àwọn sọ̀hábà wọn máa fi ákìtù wọn máa fi yọ kí ni ákìtù wọ́n mú láìláìlá wọ́n mú tamuru wọ́n yọ náwàánú rẹ̀ wọ́n wà gún tamuru tí ó pọ̀ wọ́n gún gan wọ́n wà lọ mú rọ́wàrà tamasiun bí àbíbí gọ̀ tí wọ́n ewé ọ̀pọ̀tọ̀ nǹkan kàtẹ̀ máa fi ṣe tí máa lè fi sí tí ní fáká wọ́n wà máa kú náà wọ́n máa sì tí ma ti ń se ohun wọ́n ma wá dákẹni tamuru sí wọ́n ma wá rò ma ní ọmọ lè wọ́n rẹ̀ yóò dò lójìdí àìmáyé nìkáàwù ẹni a fi ákítù ìse láàrin àwọn sọ̀hábà tí a dá jẹ́mi àti tó jẹ́ wípé ìntàwà gba ọlù 50,000 ọlù 200,000 ọlù 1 million mọ́sálásí ilé ti fẹ́ láìláìlọ́lọ́ láìláìlọ́lọ́ àbọ̀ oúnjẹ tàbá ń jẹ jẹmọ́ àsáwà alifowó yọ àwọn kan ní alifowó yọ ṣe bí àbú ànífàlà alifowó yọ nígbàtí ànábì ń dákọ̀ ń tá fi ọ̀zàkátùlù fitiri ọ̀dákọ̀ owó oúnjẹ ló sì kíni oúnjẹ ló pè àwọn kan ní eh, ànábì lè sọ báyẹn tàbá wo ayé

ká yọ fúnra wa ká lọ gbé fún àwọn táàrí láláìní tí ó bùkátà sí ọdá pọ̀ táà bá yọ́ta lọ gbé fún ìmáàmù mọ́sálásí wa ọdá a lè gbé fún wọn wípé ìmáàmù ní ẹ̀ zakatul fitri ẹ̀yin lẹ́mẹ nínú ẹni tọ́tọ́ sí ẹba lè gbé fún wọn ìmáàmù wá wo ogun tí a kó kalẹ̀ pé ah látẹ̀sìn náà kò sí nǹkan kan tí èdè ah, ó lè jókòó títí ọmọ adájẹ́ ibi tẹ́ sọ́dánù ẹ̀tọ́ rẹ̀ ni torípé zakatul fitri ojú méjì lọ bá lọ tó bá wùn ẹyọ kan tẹ́ ẹyọ lè yín ẹyọ kan sọ́wù kan ẹ lè pín fáláìní mẹ́wàá ẹ sì lè gbé tẹ̀yìn mẹ́wàá fáláìní kan kò sí tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì ọ wà lórí bí situation bá ṣe wá sí tán sọ zakatul fitri ẹyọ kan a lè pín fáláìní ogún gan pápá nígbàtí ò sí nǹkan mi ṣùgbọ́n àbú lágbàjá ní ìmìnà ìgbé tèbí náà fún èmi àwọn ọ̀rẹ́ nìkan tàà lè ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀dí àlọ́dọ́ kan ọ̀sájáde rọ́lẹ̀ bóyá Ramadan 29 mọ́sá ìlọ́rọ̀bá wọn èmi náà wá ọjà mọ́ ara wọn gaga mọ́ páàkì ọkọ̀ sàárẹ́kùn ah, ah, kí hálùk àtàbí náà ìgbòlò tí wọ́n mú Nàìjíríà rẹ̀ gẹ́gẹ́ ní aláàkọ́ àmọ́ mú lálẹ́kẹ́ àwọn àfárikọ̀ gan gagbà wọn òun ní kankan pé àti wípé òun mọ̀ pé bí sí wà ah,

lọ bá ní kí n jọ kí máa bó ń kó nígbàpọ̀ wá dúró sí ó ní kí n sànú ó ti rìn káàkì ọlọ́njẹ́lù iná dábẹ́ kò lè dábẹ́ jama'a ayi máa fi owó yọ zakatù lè fitiri o nígbàtàwátàwò yẹn ń gbówó ìjọ gbó ìjọ lẹ́yìn ọ̀rẹ́yìn láwárí wípé àwọn tí a ń fọ̀ bẹ́ ẹ̀yìn jẹ wá ń su àwọn náà ni a tún ń bẹ́ndì rẹ̀ àwọn tá ń sọ pé ẹjẹ́ àdàpọ̀ bá nàbí ṣe dàpọ̀ tó sì sọ pé àdàpọ̀ iná làwọn ẹlẹ́gbẹ́ wọ́n wá ń padà ń lọ ń kówó àásùnmọ́ra ọ̀rọ̀ pọ̀ táàrùn sí ìwádìí kan gbogbo ẹ̀yẹn sẹ́rí ọ̀zàkátì kìtìrì Muslim school of nursing kankan so owó yìí díẹ̀díẹ̀ bá ní adẹ̀ calculate ẹ̀ tàà bá ń rí bàbá sí nígbà lọ yìí kò lè jù Ramadan 15 lọ lẹ́yìn 15 years àárí school of nursing àáfikọ́ àmì ìgbà ah, ẹ̀ntọ́sẹ̀ ní pé Ọlọ́run rá nìyàn wọ̀láì kí nǹkan olè dá ní àwọn òbí complain fún school wa wípé and school bus ga ah, in tí ń pè ló ń jẹ fáláìmì Ọlọ́run sì náà lò ń dúró tẹ̀sìn ẹ̀hún àwa ń kí pàpàábọ̀ àwa mẹ́sìn àǹtọ́ ní bléèdì ní fún kí ló sì fún àti jama'a ẹ má fowó yọ zakatul fitiri yìí o gbogbo tí èyàn fi lè fowó yọ tí a ń wí láwùjáre lọ́wọ́ àlàyé ànìyàbí ṣùgbọ́n lọ́wọ́ sọ́bá ń oúnjẹ oúnjẹ nítorí pé fítírù ló ní ìsínú tí a mọ̀pá láìní ẹ̀yìn náà lẹ́gbó oúnjẹ so fún díẹ̀ ìjẹmáà ọlọ́wọ̀bọ̀ gbà lẹ́sìn lọ́wọ́ ẹnìkọ̀ kan wá o kọlọ̀ndàkùn kó ló wà fún ìyọ̀nà rẹ̀ níṣẹ́jú tíntínní rídì ẹjẹ́ àtẹ́tẹ̀ ma lọ sí rídì o àwọn sọ̀hábà tí wọ́n ní sọ̀hábà 95 wọn ṣúgbù ìwọ̀n ọgbà lọ ìpadà wálé bẹ́ẹ̀ sí ní bí tánàbí ti ma ń kí rídì sí masalasi rẹ̀ tàbá wọn nígbùn wọ̀ 1000 lọ jẹ́ 1000 feet ibẹ̀ lónìí amabẹ̀ ṣùgbọ́n ọlọ́run ti kẹ́ àwọn àjọba ní àwọn ibi tí wọ́n ti padà gbọ́ ọ̀rọ̀ sáwọn àfáà wà lẹ́nu gẹ́mú sí máa ń sọ ìjọba sọ̀díyà kìí sí gbogbo ọ̀rọ̀ náà lọ gbọ́ sáwọn àfáà lẹ́nu ṣùgbọ́n ìtẹ́gbọ́ sáfà lẹ́nu àná rore bẹ̀ àwọn kan tó fẹ́ àwòyàn ti gbàgbé wọ́n jí wọ́n mọ̀ pé báyìí ni ma kọ́dà àwọn mímọ̀ gan èyí tó dáa jù náà ní kí ọmọ jáwọn èèyàn mọ̀ gan ẹlòmíì tó lè yọ́rọ lẹ́yìn yìí èyí ànàbí ti kí ìdì àwọn fẹ́ sàdúwà ń bẹ̀ kò sì ní mójú tó ń tánàbí fi ilẹ̀ gangan ó ń kálukú fẹ́ máa gbọ̀nà ẹ̀bùrú kò sì rọrùn èyí gbọ̀nà ẹ̀bùrú wọlé kéyìn ò frí wọ́n lè domi àtàsíyàn lórí nígbè ti bá káwọn máa dá nǹkan ẹkùfọ́ ọgbò tẹ́ẹ̀ṣẹ̀ gbà tẹ́wọ́n lè dàgbàbẹ̀ kó gúnyàn mú lójú ẹmọ́gbẹ̀nà ìbúrú ẹ̀sìn wẹ̀ sí dáadáa ni ìdí kalọ̀ arínú àwọn mímọ̀ wọ́n lẹ́ ń bá ń ṣe ìtìkáàfù kọ́dàkùn kọjọ kọ́ mọ́ wọ́sọ tuntun lọ ìdí o wọ́n ní kílẹ̀ rí èyàn àfá wọ́n lásọ ìtìkáàfù ní kọ́ Ramadan ni kọ̀ sẹ́rì fún látọ̀dọ̀ ànàbì ẹ̀dàkùn wa tí ò lè mọ́ ṣe ìtìkáàfù wọ́n ni tí wọ̀ lọ yídì lè tọ́ bá jàmáà kọ́ pé èyíntà àṣẹsẹ̀ ẹ̀rẹ̀ náà lọ dájú ní aṣọ wa káwọ̀lọ bó ṣe ń ta nílé ìlàrí tó dájú káwọ̀lọ annabi ọ̀dá kọ aṣọ ọdún fún àmì kankan tẹ́ẹ̀kì wá máa ríyàn tí wọ́n máa sọ wípé tailor ló disappoint yàn ní òjò hàn wáyé dì ẹlòmí àpò òun rọra sọ ọdún ní òjò hàn wáyé dì ẹgbẹ́ pé tailor yẹn gbé wá ṣùgbọ́n kó tètè gbede ìdájí ìlò gbede báyìí ó sì lè máa kọ́nà tó dárẹ̀kọ́ gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ìdí èyí tá a fẹ́ lọ ẹjá kan àìgbénú fìfó sí kí ni kátó lọ kájẹ tàmọ̀rọ̀ káwọn sí ẹgbàlè mọ̀ ọgbóná ó fi nǹkanú kọkọrí sí rídì zakatul fitri wa ìgbà tó sì dáa jù káyọ ó náà ni àárọ̀ lẹ́yìn àṣùbà kó tó ipá mọ̀lọ̀ sí kí ni ó ìdí arínú àwọn sọ̀hábà tí wọ́n ma ń yọ lókù ọjọ́ méjì tọ̀gbùn ó dè arínú wọn tí ma ń yọ lókù ọjọ́ mẹ́ta àwọn mẹ́tẹ̀bọ̀ ànífà wọ́n ní ẹwò zakatù rúbítì ọ̀rọ̀ rẹ̀ rọrùn bí rọmọdán bá fẹsẹ̀ nílẹ̀ lónìí èyàn lè yọ lónìí náà jẹ́ pé ọ̀rọ̀ ó jìnà sí èntí ṣùgbọ́n tó dáa pátápátá ní ká yọ lẹ́yìn fájírù kátó ma lọ sí ìd bàbá yọ lọ́kọjọ́ kan ọ̀dà bàbá yọ lọ́kọjọ́ méjì náà kò sáburú ń bẹ̀ bákanáà ká má lọ lára ní ti màmá kó fi wá di ẹ̀yìn kíríkọ rẹ̀ ẹni tó wá travel kọmẹ́nìkan rí bí tọ́lọ kó sí àgbà ìgbọ̀ ọ̀bá dé ibá àjẹjọ́ kẹwọ ẹ̀yìn ọdún yóò sàkátùlù pítírì rẹ̀ yóò máa ṣe déédéé pọ̀ àwọn àfáà ní ṣe bí kò ní jẹ́ zakatul fitri mani sọ́dákọ̀ náà nínú sọ̀rọ̀kọ́ tí ni wọ́n ma jẹ́ torí pé náfù rẹ̀ yàtà àdá ala kulli hal ọlọ́njọ́ jáde sàgbà ní ìbàdá lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa jama ẹjẹ́ atúyáyá lọ sí rídì àwọn ìyàwó wa kí wọ́n lọ kọ́dẹ̀ tí ò níran àdínẹ́bì ní kún náà tún wá yìí láti máa fi sọ pé àlọ́lọ́n ti gbà fún ànàbí iṣẹ́ bákanáà ànàbí tó sọ wípé dáwà mùsùlùmí àdúwà tán mùsùlùmí ó ṣe a sí wọn tún máa gbàdúwà wa nú ara wa wíwà pẹ̀lú àwọn ẹnìkan tó tó sákọ̀rọ̀ pé

wọ́ládà ní kàṣẹ rẹ̀ májìmú ó jí ẹni kọ̀ọ̀kan wá gbé wọ́ládà ní kàṣẹ rẹ̀ àti ẹn jíyàn gbé náà bá ní fọ́ọ̀tún alẹ́mì jẹ́ wọ́n mà láìdá jẹ́ wọ́n lè fílẹ̀ wọ́ládà ní kàṣẹ rẹ̀ bákanáà bí Allah subhanahu wa ta'ala kọjọ́ kọ́dákùn kó ṣàánú wa jùmọ̀ àtàǹkì ìkọ́mọ́sí ní àkímá fẹ́ni kọ̀ọ̀kan wa kó fi الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد أمة الإسلام نحن الآن في أواخر شهر رمضان فبادروا وسارعوا وتنافسوا في الخيرات وفي الباقيات الصالحات فربنا سبحانه وتعالى واسع المغفرة وما ولا يتقرب إليه عبد من عباده بشبر إلا تقرب إليه باعه كما قال رسول الله صلى الله عليه كما قال الله سبحانه وتعالى في الحديث القدسي أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى يرحم من تقرب إليه بأنواع من الرحمة في هذه الأيام الفاضلة وقد كان من سنة الله أن يجعل أكثر بركته في أواخر كل عمل رضيه لعباده المؤمنين أمة الإسلام ومن ذلك أن العشر, العشرة الأواخر من رمضان فيها خيرات عديدة لكن مع هذا فالأواخر عشر الأواسط أفضل بركة وأكثر خيرا من العشر الأوائل كذلك العشر من العشر الأوائل كذلك العشر الأواخر أكثر بركة وخيرا من العشر الأواسط أواسطة هكذا ديدا ربنا سبحانه وتعالى حتى لا نتكاسل حتى ننشط في هذه العبادات لعل الله سبحانه وتعالى يتقبلها منا أمة الإسلام واعلموا أنه قد اقترب وقت إخراج زكاة الفطر وهذه الزكاة فريضة فرضها رسول الله صلى الله عليه وسلم كما جاء من حديث ابن عباس وحديث ابن عمر على المسلمين سواء كان رجلا أو امرأة أو صغيرا أو كبيرا أو حرا أو عبدا لكن هذه الصدقة واجبة على كل واحد إلا في العبد لما صنع صلى الله عليه وسلم من حديث الرؤية المخرج في الصحيح المسلم ليس في العبد صدقة إلا صدقة الفكر أمة الإسلام أدوا هذه الزكاة وطيبوا بها نفسا ولا تخرجوها بالأموال فهذا خلاف سنة نبيكم ولا تسقوا ولا تستمعوا إلى أقوال مروجة بأن أبا حنيفة قد أذن لكل من أراد أن يزكيها بالأموال فليزكيها ويخرجها بالمال هذا ليس من سنة نبي الله صلى الله عليه وسلم حتى أبو حنيفة قد تبرأ من مثل هذا من غيره بقوله إذا صح الحديث فهو مذهبي أمة الإسلام فعلى هذا فإن زكاة الفطر واجبة على الرجل ولا زوجته ولا أمه وعلى أبيه ولا أولاده على كل واحد على حدة نسأل الله تعالى أن يعيننا على أدائها على نحو يرضي أن بارك الله ولكم في القرآن والسنة ونفعنا الله وإياكم بما فيها من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام أخرج زكاة أخرج زكاة فتركم من قوت بلدكم من شعير أو تمر أو أرز أو فول أو عجين إلى غير ذلك أمة الإسلام أدوها وطيبوا بها نفسها وكذلك أخرجوا وأخرجوا من تحت إمارتكم يوم العيد إلى العيد حتى الحيض من النسوة أخرجوهن لعلهن يدركنا دعوة المسلمين هذا سنة نبينا صلى الله عليه وسلم وكذلك أدخل السرور على الناس من الضعفاء والمساكين والفقراء يومئذ فيوم فيوم العيد يوم أكل وشرب حرام صيام ذلكم اليوم أمة الإسلام وكذلك البسوا عند العيد أفضل ثيابكم وكذلك عيد الفطر لا تصوموا إليه بل أفطروا من بيتكم بتمر أو بغيره قبل خروجكم للصلاة فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا لما يحب ويرضاه وأن يجعل عملنا خالصا لوجه الكريم وأن يعيد علينا هذا رمضان أعواما عديدة فهو ذلك قدير وبالجبل جدير اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام المسلمين اللهم ربنا عز الإسلام المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين اللهم ربنا انتكم لبيت المستضعفين من المؤمنين والمؤمنات اللهم ربنا وفقنا يا أرحم الراحمين اللهم اجعلنا ممن صام هذا رمضان إيمانا واحتسابا واجعلنا ممن قد قام ليلة القدر إيمانا واحتسابا يا أرحم الراحمين يا أجود الأجودين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكاته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارق المسدوق القائل في مقولة الصيف صحيح ثابتة من نسي الصلاة علي خطي طريق لجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصابي وسلم تسليما كثيرا